زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا إن هذا الدين الحنيف دين ألفة دين الأنس دين لا يفرق بين الزوجين إلا إذا كان ذلك حلا وحيدا لرفع المشكلة بينهما إذا كان الأمر يؤدي إلى أن يفارق أحدهما الحياة أمة الإسلام وجه الله سبحانه وتعالى إلى هذه الأمة بأجمعها مسؤولية مهمة إذا وقع النزاع والنفور والنشوز بين الزوجين وقال الله سبحانه وتسامى وإن خفتم شقاق بينهما فابعثوا وهذه البعثة موجهة إلى جميلهما لنعلم أن كل لأمتي ستسأل عن هذه المهمة وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها وهذا الحكم من أقارب الزوج وكذلك من أقارب الزوجة إذا نشزت المرأة وأخذ بعنها ثلاث مراحل كما رتبها الله سبحانه وتعالى ودعا للبعل ليعالج نشوز زوجته لكنه فعل هذه المراحل الثلاثة ولم ينتفي بشيء من هذا وكذلك إن وقع النزوز من قبل الرجل وطلبت منه زوجته السلء قال الله تعالى وإن امرأة خافت من بالها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلحين خير وأحضرت الأنفس الشح نعم ما من نفس إلا وتحضر الشح عند المصالحة ولكن كل عاقل يتغلب على نفسه ليستقر الصلاة ولينال من الرحمن ما لا عين رأت من الأجور ولا أذن سمعت ولا خطر على قلب أحد من البشر وقال فلما بعض سؤال مسلم أدرى لكين كرات جرفان النبي صلى الله عليه وسلم أن تبع ربع على الله تبع ما جاك يفمدوا الله بارس لكون كان النبي وبارس لكون لاري أتي أنوار لي النبي وأتي الصحابة لي كي أعلمنا بلما توقع بلوى النبي صلى الله عليه وسلم يجب من. أيما أنواسي مهم في أذكرهم التي إبروا الله سبحانه وتعالى

والنزاع بين الزوجين ọgbà ilẹ̀gẹ́ o in tó bá dẹ́gbẹ̀ gbé o àwọn wà láàrin tí ó mọ̀ àtẹntọ́ ma tí wọ́n dàrú obìnrin ìmọ̀rẹ̀kímọ̀rẹ̀ ń ìwọ́n ọkọ ìwọ́n rí wípé obìnrin báyìí tẹ́lẹ̀ kí ní gbèsè àkọ́kọ́ ọba rírà ní kò sí wá sí fún in tí èdè kọ́ pọ̀lọpọ̀ ọkùnrin ọbẹ̀rẹ̀ bí wá sí o náà ni ọ̀rọ̀ táwọn àgbàlagbà sọ wípé ẹbí kìí jẹ́ kí a pọ́ ọ̀rọ̀ ìjà síwá ti bẹ̀rẹ̀ àwọn ọkùnrin tẹ́lẹ̀ ìlọba dẹ́dà ń ṣe ìtìnánù pẹ̀lú rẹ̀ ar-rijalu qawwamuna 'ala nisa torí ń gbà tó débi títọkùnrin tó náà bá ń síwàwú síyàwó rẹ̀ ní ti ìpín obìnrin ìlẹ́mì wọn ò ní kóbi ó wá sí fún kọ́yẹ̀bùsọ ẹ̀lódí ó ṣe yìí kò túgbọ́ wọ́n ní kó bèèrè kọ́yẹ̀bùsọ ọkọ̀ ẹ̀lódí tọ́kọ̀ ọ̀bá sí dáadáa sí ẹ̀wùn kẹ́mẹ́ ìjẹ́ adarí náà ni a ń fi rìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹwà náà obìnrin mímọ̀ náà ọ̀bàrẹ́dà sálàyé rẹ̀ àrẹ́sọ̀ sálàm sálàyé rẹ̀ fún wa wípé nínà tí kò gbọdọ̀ lè lára rẹ̀ tí wọ́n sì gbọdọ̀ mọ̀ tọ́yìí dọ́rbù táa dẹ̀ ní ó pín sí méjì sorry tàbí ká ní alhaddu tí ó fàká mẹ́yàn èèyàn kọjẹ́ ẹnu àlà wọ́n wá ní a ní alhaddu alìrùkúbí walhaddu àtàdìbí ilé ìrìnà ayayi tàdìbù ni tàdìbù ẹ̀ká obìnrin lẹ́kọ̀ọ́ èyí ló fi sáfà ní kò sí obe tọ́kọ rẹ̀ ń pín tí wá ní ọkọ rẹ̀ jama'a ẹ jẹ́ kí a tò nìdá káwa máa rankan ẹ̀rin lọ́la ojú rí o ṣùgbọ́n ojú ti rí gbogbo ẹ̀ náà kọ̀lẹ́nú ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òun ni wọn ò fi ẹ̀kọ́ bọ́kọ wọn lò ẹlòmíì bó ṣe rí àti rẹ̀ ṣe rí ọmọ pé ọkọ òun ò lè dámú ọkọ ò lè mú ọ̀sẹ̀ méjì jẹ tí è jìyà lọ́wọ́ rẹ̀ irú ẹ̀ sí pọ̀ tó jẹ́ wípé kèé sọdún mẹ́rin márùn wọ́n ti ń bá ń ọmọ sí àwọn mí ń bẹ òun fọ̀ ọ̀rọ̀ tí kò méjì mẹ́ta yóò ti sáré sọ́kọ́ àyànjú alamẹ́ríkà láàrin lọ́kùnláyà ọkọ̀ wá ní àà nítorí ìbẹ̀rù ọlọ́run àti ogun wàlá tó ń sáfà àjòkò tó ti gbọ́n bí wáàsì o mẹ́jẹ̀kọ̀ tí ìṣẹ́ ènìyàn ah ẹlẹ́à kí lẹ bá débẹ̀ ha ní àwọn sọ pé ojúmọ́ ní ìṣẹ̀lẹ̀ ìfọ́tí ni ẹlòmí gbọ́yẹ́ bí wá sí wípé mọ́kú ti ní ẹ̀mẹ́ mẹ́wàá wọ́n o ọwà mọ́ sí ọkọ̀ ẹlòmí in ti fi ń fi ìyàjọkọ rẹ̀ ní wípé láìǹkan tó rìnà rẹ̀ ni ọkọ̀ takwando ẹmẹ́jì àyí ọ̀rọ̀ yìí padà ọba dẹ́dà kí o bí bá ti èsí ọkọ̀ kàbú ti rí orí tí èsẹ̀ pé ti mọ́ ọlọ́run tó sì sàdéhùn pé ọ ma tẹ̀láṣì ọlọ́run ọba lára rẹ̀ mọ́tàrọkọ̀ rẹ̀ wọná o mẹ́tẹ̀tọ̀ kò síṣẹ́ in tọ́wákù náà hakamu asọ̀tọ̀lọ́ obìnrin náà tó wáyé pé ọkọ ni nígbà ọba dẹ́dà wá fẹ́ alájà àtọkọ àtìyàwó àti ẹ̀wà mẹ́ntá fẹ́ pè láṣẹ jù àmẹ́ntá pè ní ẹn tí ọgbọ̀rán ọba dẹ́dà wá ní wa in khiftum shiqaqa baynihima fab'athu hakaman min ahli wa láti dìlé ọkọ ẹgbẹ́ ẹgbọ̀n dìde ṣùgbọ́n yóò àdájọ́ o láti dìlé ìyàwó àmọ́ kékeré wọ́n pé apákan àfà ẹka kọ́kọ́ wo síyáàpù ọ̀rọ̀ yìí bọ́bà dẹ́dà sí gbé wá wá rí gbogbo ẹwà

apákanwọn àfáà lẹ́n tágbò dìde bíta bọ́ọ̀dì ní ẹ ọkọ àti ìyàwó ni ọyàn wọn apákejì nínú ṣe wàkílù ọkọ àti ìyàwó ni wọ́n jẹ wọ́n yàn ní ilé ẹni kọ̀ọ̀kan wọn ni láti lè bà rí mẹ́rí wọn fún ọkọ àtìyàwó kí wọ́n kó kúrò níbi tí ó ń gbé o fàyẹ́sùkù náà nìbì kúrú bí áàlìmí ń síkọ̀tí rí àmànẹ́tìn wọ́n wà lọ máa gbé tò sí ọ̀dọ̀ mímọ̀ kan tó jẹni ọlọ́un wọ́n ní kílẹ̀ rí wọ́n lò ní ọmọ wá sàkíyèsí àmìjèèjì wẹ́rẹ́ wẹ́rẹ́ tí èsì báyìí àkọ́kọ́ ọ̀rọ̀ ìyọ̀ wọlé lọ́nà mẹ́ta. nǹkan àkọ́kọ́ fúnra ọba dẹ́dà ìlóní tọ́rọ̀ bá ti débẹ̀ dúó ẹgbẹ́ ni orí ẹ̀ pé tí ó jẹ́ láti ọ̀dọ̀ ọkùnrin àtọ̀dọ̀ obẹ ẹlẹ́ẹ̀kejì bí a kò sí asìlù fún násù ọ̀sẹ̀ lórí rẹ̀ èyí tí násù wá lórí rẹ̀ tọ́lọ ń sọ̀rọ̀ rẹ̀ ní pé ẹ̀yàn tí ó sàtúnṣe tí ó ń bá wá yàn látọ̀dọ̀ ọkọ wọ́n yìí látọ̀dọ̀ ìyàwó ta ní a máa àwọn ẹni tí ó bá yàn wọ̀tẹ́ kí ni sẹ́tẹ́ wá fẹ́ sí ṣé wọ́n lágbára láti tún ọ méjèèjì ká sí wọ́n lágbára láti ṣàtúnṣe yẹn kí wọ́n mọ̀ fẹ́ wọn padà àbíbò lẹ́nu agbára wọn ma Allah subhanahu wa ta'ala ó ní wa in khiftum shiqaqa baynihima tẹ́ bá wá ń kẹ́fin ṣe tèmi ṣe tẹ̀lá rẹ̀ méjèèjì tọ́rọ òun sì lọ rẹ̀ forí sọ àjọsímọ́ ẹsà tó ṣe o gbogbo musulmi ẹsà tó ṣe jẹmọ́ ẹ̀wọ́ bá ṣe mara wá lò níbi tọ́nà sọ́kalẹ̀ wà láàtẹ́lẹ̀ láàrin àwọn musulmi láàrin lọ́kọláyà a sì ti so mara wá ilé ìtìlọ́rẹ̀ tìntìlọ́rẹ̀ ilé ìlẹ́bí àwọn bí náà lọ́rẹ̀ nígbẹ̀ ẹ̀bá wá kí wá ní rẹ̀ ah, mọ́sọ́ àwọn afáwà ti bá wà dáa bẹ́ ṣe sọ́nù ẹgbẹ́ wa nù ẹwà sí sùúrù ní tọ́lọ̀ àtàrí bí n sọ ẹmọ́ wéṣì táìmù yí tọ́rọ̀ bá ti dé bẹ̀rún kò sí ní tàà tó fẹ́ sí mọ́ lókàlùkù tí lọ́lọ́ sí ọlọ́run sì dojú ọ̀rọ̀kọ́ wúwa ó pí àlọ́mà ìyà àwọn èèyàn ó sì tẹ́ntọ́lọ́ ń sọ pa nítorí

kí inú ilé bọ̀bà àfọ́ kí àwọn bọ̀bà àṣẹlẹ̀ ẹwọ ń tọ́ bá dẹ́dà gbé kalẹ̀ jẹmọ́ ìmúra tí lò àpakàtúnù kí ló táwà mùsùlùmí yà láìmórí à ń sèsì ẹni tí ọlọ́run sórí ní tí wàsásùn ẹ̀pẹ̀ tí ọkọ àti ìyàwó bá wá ń jà tí wọ́n ọ̀tẹ́ kọ́ọ̀tù kọkọkọkọ ẹ sì fẹ́ fẹ́ra yí àwọn àfáà ọ̀rọ̀ kìíní fa tí ọ̀rọ̀ bá ti wáyé rẹ̀ ó di kọ́ọ̀tù kọkọkọkọ ìgbà ńlá tí kọ́kọ́kọ́ sí èjì balójú rẹ̀ náà mọ́ ọlọ́sẹ́kù lọ́la ẹlẹ́rọ mọ́ bá sọ́rọ̀ báwọn kí ló dé tàà ìyẹ̀pẹ̀ ara wa náà kí ló tàà dùkú lọ́dọ̀ ọlọ́run kò sì sínú kọjúṣẹ́ wípé tọ́kọ̀tàwò tí ó bá ti ń já àó o àwọn tí ó wá ń ṣe kọ́ọ̀tù kọ̀kọ̀kọ̀ bí wọ́n lè ìmú ìlèdò mé gbóná sọ́kọ̀ rẹ̀ tí wákọ̀ tó kọ̀kọ̀ lórí ẹni gbọ́mbì kankan wọ́n èsì kò wá mọ́sálásí káwà fọ́wà bá yẹjú rẹ̀ in tó bá dẹ́dà wá lákalẹ̀ èyàn mẹ́rin ní tẹ̀lé wa a sí túnmẹ̀ ní pé tọ́rọlọ gbogbo ẹlọ́wọ́ tí ó gbogbo mùsùlùmí bá ti sí àwọn yòókù tí wọ́n ọ̀gbọ̀ ìbẹ̀lọ́rùn tí ṣùgbọ́n gbà àwọn òtúgbọ́ lọ́lọ́ sí ní ibi ṣe ń kírun green mosque ní irú prime wà ní wà máa fi táìmù mílẹ̀ gọ́ sẹ́mì ìtajà ń gbági wọ́n lè rẹ̀ méjì rẹ̀ ọkọ gbági tí ń tajà ìyàwó gbági tí ń tajà ṣe wọ́n wáyé fún òní àwọ̀ láàrin lọ́kọ láya ẹwà ń yà wọn awádébí mẹ́jẹ̀mú wọn ìdí àforísí ìjẹjọ̀nù tó ránsó pọ̀ náà ni àkọ́kọ́ náà láàbùd an yakuna hadha al-hakam ìpìlẹ̀nú aliman bìṣẹ́rìílá bìṣẹ́rìílá ẹni tí wọ́n mú ì yóò jẹ tó mọ̀dájọ́ ọlọ́wọ́ yóò mọ̀ tọ́lọ̀wọ́ bá ń sọ jẹmọ́ ìgbà tí ó ń kí ó ń ṣe ọlọ́run kíkì kèése kíkì àràmẹ́rí láti ara bàbá nàbí sallallahu alaihi tí dọ́dọ̀ annabi adama nìkáwù tó píọ̀ iní so gbogbo wọn papọ̀ nìkáwù nìkáwù tó píọ̀ ní so gbogbo wọn papọ̀ ní so gbogbo wọn papọ̀ kí ló jẹ́ fífí ìròyìn annabi nítorí pé ó dífíkọ́tì fẹ́ ní kọ̀ọ̀kan wa kó lè bóòdè lónìí kọ́ sọpọ́ lọ́wọ́ bá tó bá jẹ́ pé bí ẹ̀ṣẹ̀ bí mi tí wọ́n bà pé èso máa lè àìjọ́ máa lè yẹ́ so nẹ́bì adama ó dùn lójú bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ gbogbo tó bá ń kó bà ní kí a mọ́ ọlọ́mọ́gbà dájọ pé àfáà tó ń ṣe wá jẹ́ fara ẹbalẹ̀ mẹ́kà kíkùkì nítorí wípé tó ọba lọ ọmọ kan àwọn èèyàn náà mọ́ mi láti lékọ níjọ wọ́n sì kò pé ah, ah! gbàdàtọ̀ jẹ́ bàbọ̀ ọkọ rẹ̀ ọ̀rẹ̀ ọ̀rọ̀ lè sọ̀rọ̀ àfí o kò sí àti kò sí ẹ̀sùn ah! kí ni wọ́n sí o lọ́pẹ́ ìníwà ọmọ yìí tẹ́ nìpẹ̀ ní ń bò lọ́wà ah! ó ti pàdé kò ń ọpàdé kún jẹ ni ọ̀dá ọba dìrọ̀lẹ̀ ẹwà mú sáfúrá ọba dé ní wíkẹ̀ndì ẹkùn kò rí ẹwà èmi ọ̀gbọ́n mọ́ lọ́wọ́ ọkọ̀ rí kí má fi lọ́kọ̀ lọ́dọ̀ ọpọ̀ o tọ́pọ̀lọpọ̀ wá sì gbára wọn jáde kìsí lórí pé à ń kọ́ bá ń sọ

okùn fún lọ́rùn àtàlàálọ́ takúmù àtàlàálọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ní káàkiri sẹ́yìn anẹ́bìlọ̀ wá dé sallallahu alaihi wasallam tó wá ń jí oyé wà wípé tó bá bọ́bẹ̀ ni o gbẹ́dì ẹ bá kú lójú ọ̀nà bọ́lọ̀n ni o kí ló wá fà tó fi jẹ́ pé tán kèfèrí bá wá gbà ìsìlámù lónìí atọ́kọ àti àwọn náà eh, eh, ọkọ ti àwọn ọmọ jẹ́nu ìsìlámù tó láti mẹ́bàá tọpẹpẹ wa kíwà lọ́mọ́bàá ṣẹlẹ̀ ọ̀sẹ́ tí ó fi dùn lọ́yé mọ́ ìtẹ́ bá ń gbébọn wà mẹ́lẹ̀ ànàbí wà ní ọlọ́run wà ní ànàbí bọ̀rọ̀ stampo ẹ̀ wàlì ìsìláàmù yẹjúbù ma qablahu wàlì hijiratu tẹjúbù ma qablaha wà tọ́ọ̀bátú tẹjúbù ma qablaha tọ́ọ̀bá ti gbà síláàmù gbogbo tó ti ń ṣe bọ̀ ọlọ́run ni mo wá ti bọ́ àwọn kèfèrí mọ́ ní Italy ọkọ àtìyàwó wọ́n lè mọ́sùn mara wọn láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta pọ́kẹ̀ pèrà wọn náà ni pé ah, ah, mo fẹ́ tẹ́sì nǹkan mí o ìyàwó rí à ah, èmi gẹ́ ti fẹ́ sọ bẹ́ẹ̀ gbogbo ní lọ lálẹ́ ìbáyìí já challenge lápẹẹrẹ wọ́n wà lọ klọ́bù wọ́n gbọ́kọ́

sáyínú èyí tó bọ́ wá jẹ́ tó lọ ń gbé kalẹ̀ tó jẹ́ tó lọ ń tàbí nẹ́bí tó jẹ́ tó bẹ̀rẹ̀ sí níwà iná bára káyè mú wọ́n wà mú gẹ́gẹ́ wọ́n mọ̀ wá kọ́nkọ̀kúkọ wọ́n mọ̀ kọ́nkọ̀kútọ́ ah! kí pọ́ọ̀mù wọn náà yóò sì rí ọlọ́kadà ládùgbò wọn tó níyàwó ẹntí ẹni yìí nìkan ní ọba ti bọ́ sọ́sọ́dọ̀ rẹ̀ tó bá ti ń dín tàásí lẹ́nu ní ọba ti jà báyìí ó tó lọ ibi ọba sọ̀rẹ̀ sí báyìí àwọn tó sáré lọ gbàjọ ìlú àwọn gáàdùgbò nọ́mbà làwọn èèyàn tẹ́ bá wọ́n gbogbo ẹwọ afásọ́rọ̀ ilé ìlẹ́bẹ̀ẹ́dá sí yìí yóò jẹ́ alimun bí ṣẹ́rí ìlà yóò mọ̀ ìdájọ́ kí tú kí ló dì sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin in ọkọ mi yìí ọkọ mi sì ń lórí rẹ̀ ti ń àwọ́láwùjọ ń dárù àwùjọ nísìnyí ó ń ṣọ́lọ́n sí sọ fún wa nínú àdífẹ́ àmà ìmọ́nà radiyallahu ta'ala na rọ̀dọ́ha ó ṣọ́lọ́n ni la tazalu ummati bi khairin ma lam yakburu fihim waladu zina umma mi yama wà ní dáadáa ọkàn yọ́ ma balẹ̀ eku yọ́ ma kébi eku ẹyẹ yọ́ ma kébi ẹyẹ lókùrúgbà tọ́ ma zina ọba tí ìfànkálé

ní ìwà ọkọ̀ ọmọ ó sórí ààrẹ kọ́ sàdúwà bá àtèmí àti ikọ̀ sáṣẹ̀ tó jábọ́ láti sẹ́mọ̀ mo rí ara mi manage tí ẹjọ́ mi ayípọ̀ náà nǹkan dídá alé sọ aburú dídáadá aláburú ọmọ wa o zina zina ọ̀dá zina kò sáfà ní àgán ala ṣe bí àlàjá aláàánú omi lọ́rọ̀ níwọ́n mẹ́ta yìí ṣe rú mi lè ní zina ní bàtọ̀ zina ẹwọ́ tó kojú sẹ́ nìkan ọkọ̀ ìṣẹ́lómi o o ọ̀dà mi zina ah èmi náà mójútó ìjẹ́mi náà ń ṣe yìí ó lè tèmi náà ọ̀dọ̀ làjọ́ kan ní ètí ìgbẹ́ tó ní ní ayé ń gbé lọ́nà ìsinmi hakamu yọ mọ̀dàjọ́ ọlọ́run kí ló tú kí ló dé wà ayyakuna aliman bil hal ọ̀rọ̀ ó sì yé ayé òye ẹlòmí ìdàgbà ní ayé òye in sì máa ń fà

ọwá lọ mọ̀ dá sí tí ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ dáa mílẹ̀ pé ọ́nà ah, eh, ti ẹ̀jànjò ní ní agbó yọ́n tàbí agbóbò ìbábò ah so àwọn yóò pè ní sí wọn mọ̀ kó jọba mẹ́lù ha ẹni kó mú bà lọ́yọ́ mọ̀ tàbí no tẹ́ bá sọ pé gíra wọ́n ah láti gbò sígbò ta ní gíra wọ́n blò mọ̀ ta ní sọ́kò yóò jẹ tó jẹ pé òye rẹ̀ kún òye rẹ̀ ó kú tí èsì kéèké àwọn àfáà ní túnmà rẹ̀ wípé yẹkúnù dá ṣíbùrọ̀ tí ń wá àmánà tí yóò ní ìrí ní pọ̀rọ̀ lọ́kọ̀láyà ìyà méje náà ni àní kò sì tó bí ẹ̀kẹ́ lẹ́mà kí lọ fẹ́ wí kí lọ fẹ́ dá bọ́ọ̀ bá rí báyìí ẹ̀bẹ́ mọ̀ yàwó kan ó yàwó kan kò sírú ọpọlọ tó lọ lè fún tí gbogbo ayé ọmọ sí àmì ọpọlọ níbi ọ̀rọ̀ ayé wọ́n darí ẹni kò ọ̀bá ọ̀bá wàláì kò ní ma ọlọ́wọ́ sàánú ẹ̀ tí ó ní tí ó lè fáyí ó yàwó mẹ́rin gan mẹ́rin tẹ́bí ah yóò ṣùgbọ́n wọ́n sáyé fún gẹ̀gẹ̀ ni kò sí níma iye àwọn nǹkan sákọ̀rọ̀ ọlọ́run ni kò ṣe kò sí nǹkan kan lọ́wọ́ ọkọ ìyàlẹ́ ìsìtìmọ̀ pí ó sí nǹkan kan yàwó náà mọ̀ kò sí nǹkan lọ́wọ́ yàwó ìyàlẹ́ wá sáré lọ bọ́kọ nídàjí bá ní wọn ẹ̀yìn lẹ́mọ́ sọ pé kìníkà láti gbàtí rẹ̀ ti mi change kankan ṣe ẹ̀yìn ò change mi ìrẹ́lẹ́fẹ́ yá nǹkan kọ́ á sì rí ló ti ẹ̀bùn lónìí mẹ́ kájẹ ká mọ káṣì ọyọ́pọ̀ 20,000 wọ́n sí bẹ̀rẹ̀ sí gbásàwó bó ṣe pọ́kọ́ bóòrì tó báyìí lọ bẹ̀rẹ̀ wàhálà báyàwó já ní ìjà wípé ẹbí ìfojú wọn tí sí nkẹkẹta pín ọkọ wa dé ọba lórí ìjà ó ní ọ̀dàjọ́ ìyàwó náà gbé abọ́lọ́ tí ń lábẹ́lọ ohun ọmọ bá sì ṣe bò ọ̀kan ló sì ràjọ́ in tí ó sọ ọ̀yàndọ́kùnrin tí ìyẹ ìlú ìrí ìlódé ẹ̀lẹ́ àgbà ẹkòkò ojú ẹ̀ṣẹ̀ wọ́n pẹ́ntì ẹ̀yà mi 20,000 tó tọ́ta fi ṣe bẹ̀ẹ̀ èyí ò kọlu wéè jẹ́jẹ́ lóṣàrí ẹkòkò ǹtẹ́sì yọ́ da ibi tí sọ lápọ̀ ti bọ́ọ̀lẹ̀ wájú lọ́wọ́ ìyá àti ẹgbà ọbájẹ́ náà tó jẹ́ wọ́n mọ̀ ń jẹ lọ́fà ibi ẹpàrí ẹmọ̀nù àti àìmọye mọ́dẹ̀lẹ́wí mọ́dẹ̀lẹ́wí èyí ó sàgbẹ̀rẹ̀ ni hákàmù ti wa láti lé na kí ni oṣẹ́ tí wọ́n wà sí ọba dẹ́dà wá mú ṣẹ́rtù ah ee ọlọ́wọ̀ sí ẹ́tàn o ìrìnrìnà ìsìláhán ìwọ́fẹ́kì láwùdà ìnáhùnmá sí ìrìnrìnà ìsọ́kọ ni tọ́kọ àtìyàwó bá fẹ́ kọ́rọ̀ ìrọ̀mọ́jà sí pé àwọn ọkọ̀rọ̀ àwọn ọlọ́run wọ́pàá

tí è se pọ́n kálukú fẹ́ gbẹ̀san fún igun ọ̀dọ́ rẹ̀ yuwaffiqillahu baynahuma bí i ṣe ń fà níyàn rẹ̀ ṣeun sí sí ń tẹ̀ lè báun ọba dẹ́dọ̀ ó sì máa chéǹjì ibi ọ̀rọ̀ kú nínú ọkọ àtìyàwó ẹ̀rọ méjèèjì ó isla ilé ọwà lọ́jọ́kò bọ́yẹ̀ gbẹ̀rẹ̀ lọ́jẹ́ àbábúrò rẹ̀ tí bóòlù sí fẹ́ lati láti dìlé ọkọ ẹni tẹ́ lọ yọ̀nyàn báyìí oríyàwó mẹ́ta ẹni tẹ́ wá yàn akidu akídù ọ̀rẹ́ àkẹ́mi kìrìtí ìjọba ọdún mẹ́fà lọ́tọ́ jákùrà a ní tó fẹ́ ha ti ààmù onímọ̀ tí rẹ̀ pọ̀ yọ wà jókò àfásọ ẹ̀mọ́ mo mọ̀kùsí tó gbé ọlọ́m̀bẹ̀lẹ́mì rẹ̀ sọ mọ̀ pé mọ̀ndúgbò ọlọ́ni mínú lébàí ìbí ń bẹ́lá ní wá ń tó tọ́wọ́ ṣùgbọ́n representative ọlọ́ni mi tọ́rọlọ́bà sọ bá hakaman min alihi èmi náà sì ń bọ̀ pẹ̀lú kí mọ́ ti lọ́nà òdì kọ́lọ̀wọ́ mọ́ bá tí ọmọ ní tèmi náà lọ lódí so kò ó kí èmi náà lúrọ̀ àwọn ọ̀dá dábá kí ní ìṣẹ̀lẹ̀ gan oníbọ̀dá mọ̀ndọ́gbọ̀n ni mo fẹ́ kọ́ ni o kíkọ̀ mú kílùkílù bá débẹ̀ ah, ah, mo jẹ́ mọ́mí rẹ̀ ní 50 million naira kí sí kú wọ́n bèèrè owó fi 30 million oún gẹ́gẹ́ bọ́jẹ́ 25 million ojú ẹsẹ̀ ọlọ́pọ̀ ló ti máa pé ọ̀rọ̀ rí ọ̀nà máa sọ wá fẹ́ tú rẹ̀ láti rí ni ó sì rí kókó kan fàkalẹ̀ ẹ̀hẹ́ eléyìí ẹ̀ ti rí kó nídi rúkíà ọ̀wọ̀dọ̀ ìyàwó kejì àti kẹta mọ́ ìwọ̀n ilé ìsìn sọ ọmọ tó fẹ́nu ẹ̀sọ̀ ránà alhamdulillah èṣù ti ká lójú ẹ̀nu yóò tó pẹ̀lú ẹ̀ olóòtú ó tó tẹ̀ntún tẹ̀hún ní sẹ́rí ẹwọ bọ́kàn wò pé agbára ọ̀fẹ́ gbẹ́mẹ́ bí Nàìjíríà sí lọ ilẹ̀ kò sí ìyàwó ẹ̀sìn fún ọ àbúrò ẹ̀ fún yọ́ tẹ́ fún jẹ́mọ́ àwa táà wáyé táà bá ti fi yọ́bọ̀yọ̀bọ̀ kún ẹn tí è ara wa nínú ẹbí wa ọ̀nyẹ́ mọ̀ máa dájọ́ ọnú ilé wa wa ní ìtìjú kásìmọ̀ yẹ̀ jọ́rọ̀ wa dáadáa ó ti mọ̀ pé kìrìsìtẹ̀ní ní gbogbo àwọn tí ó wà tí ó wà yẹjú ọ̀rọ̀ ó sì ní gbọ́rọ̀ yìí ẹwà ìmọ̀yí ẹlẹ́à ẹlẹ́à tí ó mọ̀ pé ìjọba ló ní kọ́ọ̀tù kọ̀kọ̀kọ́ tó bá jẹ́ pé ànẹ́bì lọ àwọn obìnrin máa ń fi ọpọlọ nígbàtí ìbànújẹ́ tí ó bá rọ̀kú ìbànújẹ́ kan dé bá wọn wọ́n sì ta iyì rayéráyé wọ́n tó tatọmọ wọn mọ́ ẹwà ń hùwà bí ẹni wípé ànàbí ọ̀wá ṣe wà lákàkà láyé ọkàn wá sùn ó sì kú mẹ́ bẹ́ẹ̀ sí dákọ̀ ìsọ̀rájú sí wọ́n ti mọ̀ pọ̀ ní ẹfà tó kù sí pààrọ̀ gbogbo nǹkan ní ti máa forí jíyẹ ìtẹ́ forí jíyẹ o ìtẹ́ forí jíyẹ ìtẹ́ forí jíyẹ o gbogbo tó gálùkú sí nìtànkálẹ̀ ìtànlájọ́ nǹkan a sì rá àfáà in tí wọ́n fi pé èèyàn gbọ́n ọ̀rọ̀ rí ọ̀dọ̀ ẹ̀ṣọ́ pẹ̀lú ògbọ́rọ̀ màárọ̀ màárọ̀ màárọ̀ yìí pa inú ọ̀sọ́ fọ́kọ̀ ẹ̀bẹ́ àti ìwọ̀ ọ̀kọ̀lọ́lọ́ ọya ìfẹ̀nà rẹ̀ sọ tààlẹ́ ní kábáyé pé ẹlẹ́ àmìnẹ ṣerifá àlàkẹ́ ẹnu ẹnisòrò sótúlò kọmí ìtàn fi lè máa káàfì mọ̀kún ní olóní o olóní ẹ̀kọ́ tó rí pọ́ sẹlẹ́à bọ́m̀bé ni àmọ́ pè alàkẹ́ bọ́m̀bé mọ́sẹ̀wà sọ́run láti tọ́ lọ láti òjé wọ̀dí ayẹrẹ ìkúrì bẹ̀rẹ̀ mọ́ra wọ́n ti mọ̀kún ní mọ́mí se káfí oníkẹ́ Ah, ọlọ́run fi ànàbí sànú wa pọ̀ wallahi o ni inal imanu wal haya'a kúrìnà máa láti sánmà ìlọ́lọ́run ti ṣe imani àti ojúti ní irú òǹbòrùn tọba ti sọ kankaná ibẹ̀ náà ni ẹ ti yọ ìró ní ẹ ti yọ bòrùn wọ́n ni irú ìró irú ẹ̀ náà ni ìbòrùn sọ wọ́n ni irú

láti kún káwọn àfẹ́sì ọmọ ìdàlẹ̀ wọ́n jọ wọ́n dákùn ẹ̀yìn ọmọ ìyàtà jọ ń kírun mọ́sálásí ẹjọ́ tọ́pẹ́ ìjọmọ̀ ìyàtọ̀ tó bá ń bẹ láàrin generally ó sì lọ pàpàrà imam mọ́lọ́ọ̀dún ọ̀fẹ́ bá jẹ mo dínú gan bọ̀tọ̀ ọ̀tẹ́ sọ́rọ̀ yẹ ní ilé sùn tó ẹ́kù ìjọba ìyàbá bí láàrin wa káwọn bìnà pàmọ́ fara máa ah! ẹlé àfojú ìrìnmọ́ jùmọ́ ẹlé ọgbà mọ́ lọ́tàpọ̀ ní tílẹ̀ fíìmọ́ ẹ̀dẹ̀ sọ pé ká mọ́fẹ̀ ẹ̀kẹ́ pàmọ́ fara wa láti sí lẹ́gbà bọ́ tínú mi ètẹ́ ẹkọ́ gbọ́nù mo tún sọ mi ma tún sọ mi o ah! ni à ẹ mọ́ bá sọ̀rọ̀ ní kọ̀mọ́ láìdá ọbó ṣe rí ti ẹnu inú àìgbẹ̀lẹ̀lẹ́yìn wọ́n kan rí báun wọ́n mọ̀ wá bí pé só tí a lọ bí ọlọ́fẹ́ rẹ̀ ó ní ẹ nígbà tó ń lọ ní ìsìn ilé mo fi se kírókọ̀ sẹ́rì pé ọwọ́ lẹ́yìn ọba ní ẹkẹ́ ti ń gbélé ìlú ẹ̀ network is not gbọ́ tí BBC nígbà

tó jẹ́ àrẹ ìyàwó kó lè bábú rẹ̀ sọ̀rọ̀ kó lè sàfaradà náà díẹ̀ sí ṣùgbọ́n mú pé dada ní ọ̀fẹ́ ṣe wọ́n sá pé wọ́n ṣe nǹkan ọmọ méjì bá sọ́lọ sọ́bọ̀ láti sin àgbọ̀rọ̀ gbọ́n kan mọ́ ìwọ náà pẹ̀lú ògbọ́n náà ọkọ̀ rẹ̀ kúkú ṣe bágbára ńgbà tó ń bẹ ìwọ náà fẹ́nu ẹ̀ṣọ́ olóòmọ́nà ṣùgbọ́n olóòmọ́jọ́ ah, yóò kú lóra ò lè kú bẹ̀ wọ́n wo ohun tí ń jẹ́ lómi pẹ̀lú àníyàn dáadáa ọba dẹ́dà ó sì àwọn àfáà ní ọpanupọ̀ pé méjèèjì agbára wọn gbé agbára wọn gbé kí ni o kí wọ́n padà kí wọ́n sì inú olé ọ̀rọ̀ kejì nígbèlé èmi ò lè sàbò sí ara mi wájú ọlọ́run tí náà rí pẹ̀lú ẹnìkan lọ ọ̀run dẹnìkan tí wọ́n bá tó jọ ń wà papọ̀ tí ní wà láàáyì ìyìn tó sọ́rọ̀ dáwọn àyè kan fún ìmẹ̀kọ́ ìgbẹ́ ti tí ń ṣẹlẹ̀ ni ṣe wá mọ̀ pé tí bá fi lọ sórí tó àwọn ni wọn ò ní agbára bá yẹjú ọ̀rọ̀ yẹjú ọ̀rọ̀ yìí tó bá bọ́ síbi pé wọ́n lè pàlọ́pàpọ̀ ibi sẹ́ẹ̀sì lágbára nù wọ́n lọ́bàá pé wọ́n tún ẹka ibi pé kí wọ́n mọ́tù káàkiri kẹ́lẹ́sẹ́ kí ni o ní ẹ̀tì lágbára nítorí pé kèèsè kọ́ọ̀tù kèèsè lọ́mà kọ́ọ̀tù ṣẹlá kọ́ọ̀tù gẹ́gẹ́ jùmùhúrù àwọn àbúwà nìfà ní ẹ̀sọ̀ àwẹ̀ jùmùhúrù àwọn ni wọ́n lágbára rẹ̀ tí wọ́n bá jókòó náà méjèèjì tí wọ́n jọjọ́ tí wọ́n jọ bábọ̀ tí ó bá ìdìsẹ́jẹ̀ wípé kí wọ́n mọ́ sí wọ́n mọ́ wà papọ̀ mọ́ ìlàlàáfíà fún sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wọn gan àti fọ́jọ́ ọ̀la wọn níbi tí ẹjọ bọ́rọ̀ dé tó fi wá di wípé ẹni ó bá kọ́kọ́ wọ yàrá pálọ̀ ẹni kejì ó sùn torí kọ̀ mọ́ tó fi sábẹ̀ pílò wọ́n bẹ̀ fi sùn léṣe wọ́n jọ ń gbénu lé tí ẹnìkan bá mú mi kú ẹnìkejì ò lé débẹ̀ kú mú

kí nǹkan bẹ́ẹ̀ tí bí bọ́sàwò lọ́bá ìbọ́bí ẹn tó bẹ́bí ọ̀fọ́nù wọ́n sì wọ́n sì mọ́ lò sí ìsẹ̀mú ọ̀nà bẹ́ẹ̀ mo ti rí tọkọ tìyàwó rí gbogbo alákọ̀ọ́ ilẹ̀ ìjọ ní wọ́n jọ fún ọlé wọ́n sì claim 50-50 ìyàwó mókè ọkọ músálẹ̀ wọ́n tó yóò tó dámi lórí gbàmí mo sì bí ẹsẹ̀ pín kọ́ọ̀tù náà

sọ́lọ wọ́n jọ sọ́bọ̀ báyìí wọ́n wá ń gbégbèsí ayé wọn lọ padà àbí ọ̀rọ̀ lọ kó pé kò tún wọ̀ náà ìgbà yẹn lọ wá kú sétọ̀ lákùnlọ fẹ́sẹ̀ látọ̀dọ̀ ọkọ àbí khuluu látọ̀dọ̀ ìyàwó táà fi fò síbi khuluu ń jọ sí àwọn ìkẹta ẹlòmíì sí ìṣẹ́sẹ̀ lè foundation ilé ẹkùn ti ẹ̀fùnjọ́ wájú ọ̀dọ̀ ta lọ mọ́ wà máa gbé tí dìfọ́sì bá ṣẹlẹ̀ tẹ̀gbìn dáwà láàrẹ ìgbẹ́lẹ̀lúwẹ́sẹ̀ àmọ́ pé àṣà àti ẹ̀ níjọba ẹya ọ̀láàjọ wọ́n ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mi lè fi núrọ̀ ọ̀lẹ̀ ẹ́ẹ̀sì ìlú obè tí ó torí pé pọ̀ gbóòyé lórí ọ̀rọ̀ ọmọ wọn tó mọ́ sílẹ̀ tí ò jí ọkọ̀ mọ́lọ́nkọ́ ọlọ́lọ́wọ́ owó ẹ̀ ìgbà wọ́n wà mẹ́kẹ̀rẹ́ ǹkan ló fi jẹ́ wípé tí ọkùnrin tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ yóò rí ọ̀rọ̀ sọ táwọn yóò sì bọ́rọ̀ ọ̀rọ̀ sọ torí tẹ́lẹ̀ náà èèyàn mọ̀ mánéjì obìnrin ọsá máa dùn lọ́sìn àwọn alójú méjì pé wẹ́ yóò sì padà dá ẹjá ẹ̀ndíọ̀ ẹjá mọ́mọ́ra alákúnlé ìtọ́nà ń gbé kalẹ̀ rí ẹwà jẹ́ aṣọ bí a ṣe ń alájà àwọn èdè àìyedè láàrin kí ni o láàrin lọ́kọláya bẹ̀rẹ̀ bá ẹgbẹ́ ìntẹ́lò mí ìpínlẹ̀ àtàkì lára yínà lẹ́sùn èyí ti sílẹ̀kùn lẹ́fún ẹgbẹ́ wáò <laughs> lábíjẹ tàwà bíbà bóò sí ọ̀jẹ́ ní o pìtó tàwà náà ń kiri nìyẹn wọ́n kiri gan igba mo yóò wájú kò ní lọ mọ́ yóò <laughs>

اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام فإن هذا الدين الحنيف دين الإسلام دين ألفة دين الأنس دين الأنس دين لا يفرق بين الزوجين بل دين يجمع بينهما في خير ومودة والحب أمة الإسلام إذا وقع النشوز من قبل المرأة لزوجتها, لزوجها فإن الله سبحانه وتعالى أمر الزوج أن يأخذ بثلاث مراحل الأولى الوعم والثانية الهجر والثالثة الضرب فإن لم ينتفي من هذا ولم يتلاشى ما تعلق بأمر النفور والنشوذ فما الباقي وكذلك إذا كان النفور واقعا من قبل الزوج فربنا سبحانه وتعالى وضع الصلح بينهما وقال سبحانه وتسامه والسلقين وهو أن تتنازل المرأة عن حق من حقوقها لإرضاء زوجها أما إذا كان هذا الشقاق بينهما بين الرجل والمرأة ونخاف الفرق بينهما ربنا سبحانه وتعالى وجه هذه المسؤولية وكلف الأمة بأجميها بهذه المهمة بقوله وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهلي وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الاصطفى عباد الله أوسك ونفسي بتكوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله أكونوا مع الصادقين أمة الإسلام هل بيفة الحكمين لمعالجة المشكلة بين الزوجين إنها لشيء عظيم ما نرى إلا في دين الله سبحانه وتعالى وهذا الحكم لا بد أن يكون ذا علم بشرع, بشرع الله وذا علم بالحال ذا علم بالشرع وذا علم بالحال لا بد أن يكون ذا خبرة وأمانة فقيها موثوقا من أقارب الزوج والثاني من أقارب الزوجة يجلسان فإن أراد إصلاحا بعد النظر في شأنهما لهما ذلك وكذلك إن لم يريد إصلاحا بينهما ويريدان التفرق الفرق بينهما فلهما ذلك بيد أن بعض أهل العلم ذهبوا إلى أنهما لهم أن يجمعان وليس لهما أن يفرقان ولكن القول الصحيح في هذه المسألة أن كما لهما أن يجمعا بينهما إن شاء كذلك جاز لهما أن يفرقا بينهما إن شاء جاء هذا من قصة أبلا بن عباس ومعاوية عندما بعثهما أثمان بن عفان رضي الله تعالى عنهم أجمعين لاعتفاء نار العداوة والنشز والنفور بين الزوجين إلى آخر هذه القصة وقد أقرهما على أن يفرق بينهما إن رأي ذلك وإن شاء ذلك وكذلك أن يجمع بينهما إن رأي ذلك وإن شاء ذلك ونسأل الله الرحمن أن يوفق الجميع ما يحب ويرضى وأن يصلح ذات بيننا وأن يوفقنا في جميع أمورنا وأن يصلح بيوتنا وأن يبنيها على مودة وخير وعافية وسداد وهو على ذلك قدير وبالإجابة جدير ونسأله سبحانه وتعالى أن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عاداك أداء الدين اللهم ربنا دمر عاداك أداء الدين اللهم انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان اللهم ربنا انصر المجادلة في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا لا تولي علينا شرعنا تب علينا ربنا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم اجلنا في كنفك يا أرحم الراحمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا بيض يا ربنا وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثبنا بملكاته وثبلت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائم في مقولة الشيء الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة أبو القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا